واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها فان كل محدثه بدع وكل بدعه ضلاله وكل ضلاله في النار اما بعد آه، إن الله عزنا بالإسلام وجعلنا أتباع سيد الأنام عليه الصلاة والسلام فمن اتبع هدى الله رفعه الله في الدنيا والآخرة وأعز ومن ابتغى العزة في غير ذلك أزله الله في الدنيا والآخرة هذا كما قال عمر بن الخطاب رضي الله عنه إنا كنا أذل قوم فعزنا الله بالإسلام فمهما نطلب العزة بغير ما عزنا الله به أذلنا الله عباد الله فمن الأشياء التي شرعها الله للمسلمين عزة لهم تحريم التشبه بالكفار في كل شيء يخصهم من عقيدة وسلوك لكن كثير من المسلمين على غفلة عن هذا وقد قال الله في كتابه الكريم دالا على هذا الأصل ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم في حديث صحيح من تشبه بقوم فهو منهم وقد أمر, وقد أمر النبي صلى الله عليه وسلم أيضا بمخالفة المشركين في هيئتهم وقال جز الشوارب وأعف اللحى خالف, خالف المشركين ونهانا أيضا عن التشبه بهم في اللباس كما جاء عن عبد الله بن عمرو بن عاص رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم أن النبي صلى الله عليه وسلم رأى عليه ثوبين معصفرين فقال إن هذه من ثياب الكفار فلا تلبسها فكل هذه الأدلة وهناك أخرى بكثير تدلك على أن مخالفة الكفار فيما فيما يختصون بهم فيما يختصون بهم من أصول الإسلام الثابتة بل قال اليهود في عهد النبي صلى الله عليه وسلم ما يريد هذا الرجل أن يدع شيئا من أمرنا إلا خولفنا إلا خولفنا فيه إذا سمعت كل هذا أيها المسلم ثم تقول لا, لا يلزمني هذا نقول لك أجل لا يلزمك كما قلت ولكن النبي صلى الله عليه وسلم قد قال بأنه سيكون أمثالك في هذه الأمة فقال لتتبعن سنن من كان قبلكم حذو قذة بقذة حتى لو دخلوا جحر ضب لدخلتموه فقيل يا رسول الله اليهود والنصارى قال فمن الحمد لله adúpẹ́ lọ́wọ́ allah subhanahu wa ta'ala atọrọ ìkẹ́ àti kẹfà nabi muhammad sallallahu alayhi wa sallam àti fún àwọn sọ̀hábà rẹ̀ àti àwọn aráàlú rẹ̀ àti àwọn tó bá ṣe tẹ̀lé fún àwọn ẹni tó fi di yawm al-qiyamah ibadallah allah subhanahu wa ta'ala ọlọ́run ti fún wa ní al ọlọ́run ti fún wa ní títóbi ó ti fún wa ní glory pẹ̀lú islam yìí kódà gan ọlọ́run tó wá jẹ́ kí ká ṣe ká jẹ́ àtibá ká jẹ́ àwọn tó mọ̀ ṣe tẹ̀lé fún the best of mankind ọlọ́run muhammad sallallahu alayhi wa sallam èèyàn tó bá ń wá nǹkan kan tó yàtọ̀ sí nǹkan tí tọ́lọ́run bá ti ń gbé ká ṣe so yóò mọ̀ rò bóyá yóò mọ̀ bá ìzà ń bẹ yóò mọ̀ bá glory ń bẹ àmọ́ tó wá padà dé láti ibi tó lọ wá nǹkan tó lọ wá yìí nǹkan tó mọ̀ bá ń bẹ náà òun náà ni azul òun náà ni disgrace humiliation so eléyìí ṣe déédéé nǹkan tí Umar bin Khattab radiyallahu anhu tó ní pé inna kunna adalla qawmin fa'azana Allahu bil islam Umar bin Khattab radiyallahu anhu ó ní pé ní àsìkò jahiliya a jẹ́ àwọn nǹkan tó ṣe pé ayẹpẹrẹ before islam tó ṣe pé kódà gan a lè a lè jà pẹ̀lú àwọn bíi Romans masalan a lè bá wọn jà àwọn tó jẹ́ bí super power ní táìmì yẹn wọ́n lè bá wọn jà ní táìmì yẹn torí pé kò sí kankan lọ́dọ̀ wọn kò sí Islam ó wá ní pé <clears throat> ọlọ́run wá fún wa ní ní glory pẹ̀lú Islam ló fi wá di pé ìgbà tí Islam wá dé fún àwọn sọ̀hábà àwọn sọ̀hábà wá ń control dunia. to the extent pé àwọn sọ̀hábà wọ́n kọ́ńkà gbogbo nǹkan tán rí tó fi wá di pé ìgbà tí wọ́n wá dé omi tó ṣe pé lẹ́yìn omi yẹn nǹkan tó kù òun náà ni àwọn bíi Amẹ́ríkà àti àwọn other places èèyàn tó wá jẹ́ olórí tó lídi ogun náà ó wá lọ pẹ̀lú ẹṣin rẹ̀ ó wá ó wá wọnú omi omi omi náà díẹ̀ nígbà tó wá jáde kó ń bẹ wá ní pé tó wá ṣe pé òun mọ̀ pé àwọn kan tún wà lẹ́yìn omi yìí ìbá lọ sílẹ̀ kí n tún lọ kọ́ńkà wọn torí pé wọn ò ní nǹkan mi tó fẹ́ kàn ká ju nǹkan tán dín lọ eléyìí tọ́ka sí izza glory ti islam ní ní àwọn àsìkò yẹn tó dẹ̀ ẹ̀sìn tó ṣe pé ìgbà tí muawiya àti ali tán jọ ní àwọn kíláàsì kan so yẹn tó jẹ́ emperor rome emperor rome ó wá ránṣẹ́ sí muawiya lẹ́tà àmuawiya tá à ń sọ yìí kì í gbóhùn ní olórí islam time yẹn o ó kàn jẹ́ olórí fún ibìkan ní sham Sham òun náà ní ibi tó pé tó jẹ́ bíi Lebanon nísìnyí báyìí Lebanon Palestine uh, Syria Jordan àti àwọn other countries wọ́n padà split ẹ̀ nígbà tí àwọn kò iná màsà nígbà tí wọ́n débẹ̀ but tẹ́lẹ̀ wọ́n máa ń pe ogun bẹ̀yẹn ní Sham so Muawiya nìkan ló ń control ogun ibẹ̀ yẹn so lẹ́tà yẹn wá dọ́dọ̀ Muawiya nǹkan kí ló kọ síbẹ̀ so emperor Rome kọ síbẹ̀ pé a ti rí pé ìwọ àti ọmọ ìyá rẹ ẹ ti ní issue so tọ́ ọ bá wá sọ́dọ̀ wa àárọ̀ lẹ́wọ́ ká fi bá alija so kí ni muawiya sọ muawiya ni pé ọmọ ìyá méjì ń jà tí o kí ni nǹkan tó kàn ẹ́ ọmọ ìyá méjì ń jà so what's your problem tọ́ ọ̀ bá dákẹ́ níbi tọ́ wà yẹn a wà síbẹ̀ a sì kí ni a wà kọ́ ẹ̀kọ́ ní ní ní ẹ̀rú so ibi tí mo lọ nípa ibi tí mo lọ ni pé muawiya ó ṣe jẹ́ pé nǹkan ni olórí islam despite that ó sì lẹ́nu láti fi control àwọn tó wà ní rome rome tó yẹ pé before àsìkò islam àwọn ni superpower so lè tọ́ka sí ìṣà glory ti islam fún àwọn sọ̀hábà umar wa ni pé umar bin khattab radiyallahu an wa ni pé famahma natlubu al-izzata bi ma azana allah so tá bá tin wá izza tá bá tin wá glory pẹ̀lú nǹkan mi yàtọ̀ sí nǹkan t'Ọlọ́run fi gbé wa ga ọ̀nà islam ó ní pé azallana allah Ọlọ́run má jẹ́ Ọlọ́run má jẹ́ so ibadallah nínú àwọn nǹkan tó ṣe pé allah subhanahu wa ta'ala tó ṣe lófin fún àwọn mùsùlùmí láti fi mọ gbé àwọn mùsùlùmí ga láti fi jẹ́ kí àwọn mùsùlùmí kan yàtọ̀ sí àwọn àwọn ẹ̀sìn tó kù òun náà ni pé tahrimu tashabu bilkufar òun náà ni pé ọlọ́run sọ fún wa pé a gbúdọ̀ a gbúdọ̀ imitate àwọn tó jẹ́ kufar àwọn tó jẹ́ àwọn kufar àwọn kèfèrí a imitate wọn pé ká máa tíra ti máa wọn ọlọ́run aṣọ ní Qur'an pé thumma ja'alnaka ala shari'ati min al-amri fattabi'ha wàlá tàtàbí ahwaha alladhina la ya'lamun ọlọ́run sọ pé thumma ja'alnaka ala shari'ati min al-amri a wá ṣe ṣẹ̀ríà kan fún ọ ìwọ Muhammad pẹ̀lú àṣẹ fattabi'ha so ṣẹ̀ríà yìí ni kó ṣe tẹ̀lé fún wàlá tàtàbí ahwaha alladhina la ya'lamun má ṣe tẹ̀lé fún ṣẹ̀ríà àwọn ìlú tó pé wọn mọ̀ nǹkan tán ṣe má ṣe tẹ̀lé fún àhùwà àwọn ìfẹ́ inú àwọn ètò pé wọ́n mọ̀ nǹkan tó ń ṣe tòtá bá ti rí pé àwọn ẹ̀ní kí nǹkan lọ́ fi gbé kíní kalẹ̀ wọ́n gbé kíní kalẹ̀ pẹ̀lú ìfẹ́ inú má ṣe tẹ̀lé fún àwọn kíní tó bá fẹ́ ṣẹ̀sìn ṣe ẹ̀sìn tó rí pé ọlọ́run ló gbé kalẹ̀ fún wọn sọ̀rọ̀ tí wàá sọ níbi hadith ni pé man tashabbaha bi qawmin fahuwa minhum èèyàn tó bá èèyàn tó bá tra àti jọ àti àti imitate àwọn ìjọ kan yóò wà lára àwọn ènìyàn wọ́n jọ wà ní so aya ta ti àti hadita mú ẹ ń tọ́ka sí pé ó jẹ́ haram fún mùsùlùmí kó mọ tí àti mọ kọ́pì kó mọ tí àti mọ imitate awon kufar kódà gan ọjọ́ kan anabi rí anabi rí abdullahi bin amr bin as ó rí i pé ó wọ aṣọ kan tó jẹ́ purex anabi wọ aṣọ fún pé aṣọ tó wọ yìí inna hadhihi min libasi kùfàr pé aṣọ yìí aṣọ táwọn kìfìrí máa ń wọ̀ ni. aṣọ yìí aṣọ pípẹ́ àwọn kèfìrí mọ́ wọ̀ ni àníwá ni pé látẹ̀lì bá ṣàmọ́ wọ́ mọ́ so eléyìí tún tọ́ka sí pé kódà nẹ́bí sọ fún wa pé ẹ má jọ kèfìrí níbi bọ́sẹ̀ wọṣọ gan níbomi àwọn Yahudi bọ́ ṣe mọ̀ pé ànẹ́bí ò láìka ti mọ imitate nǹkan tó bá ti wà lórí ẹ̀ wọ́n ti mọ̀ àwọn náà tó wá sọ pé ma yuridu hadha ar-rajul an yada'a min amrina shay'an illa khalafana fihi àwọn náà wọ́n sọ pé ẹni yìí tó fúnra ní ànábì yìí tó bá ti rí gbohùngbohùn tá a bá ti ń ṣe báyìí yóò mọ̀ takò wá ni tó bá di pé tó bá di pé à ń ṣe à ń ṣe sabatide ní sátọdé yóò ṣe ní ọjọ́ ọjọ́ friday àwa ń kójọ ní ọjọ́ sátọdé yóò mọ̀ kójọ ní ọjọ́ friday à ń dájú palestine yóò mọ̀ dájú kaaba tí àwọn obìnrin tó bá ti ń ṣe haid a máa kún lé fún wọn ni òun ó ní pé káwọn kan wà nínú ilé mo nǹkan tó bá ti ń ṣe bẹ́ẹ̀ wọ́n takò wá ni ìkọ́dà ga àwọn yahudi ní asukà níbọ̀ wọ́n mọ̀ pé anabi mọ̀ ń takò níbo nǹkan tó bá ti ń ṣe anabi fọwọ́ sọ pé júùsù ṣàwárì ẹ̀yin tẹ́ jọ́kùnrin júùsù ṣàwárì ẹ̀ tírìmù mùsítáàtì wà á fún líhà ẹ wá jẹ́ kí ẹ wá fi irùngbà kalẹ̀ kọ́lífù mùṣìríkìn ẹ takò àwọn mùṣìríkùn tẹ bá ti rí pé kẹfìrí ṣe nǹkan báyìí ẹ̀yin ẹ ṣe nǹkan mi tàtọ̀ sí kìnìyẹn àwọn kẹfìrí kí ló máa ń ṣe bí àwọn àwọn tó ń pẹ́ wọn bọ̀ náà kí ló máa ń ṣe wọ́n fa owó yìí báyìí ni then wọ́n máa fẹ́ lè kalẹ̀ àníwá ni pé ẹ ṣe opposite kìnìyẹn tó lè tọ́ka sí pé nǹkan tó tó rìnà ní Islam náà ni pé tá a bá ti rí pé kìnì àwọn kẹfìrí ló máa ń ṣe nǹkan báyìí nǹkan tó kù ni pé ìwọ tó jẹ́ mùsùlùmí tako kìnìyẹn tó bá ti mọ̀ pé aṣọ yìí àwọn kèfì kan àwọn nìkan ló mọ̀ wọ irú aṣọ yìí kí ló kù ṣùgbọ́n nǹkan mi tó ó tako kíní yẹn mọ̀ mọ̀ tí a ti mọ̀ jọ àwọn kèfì so àmọ́ tá a bá sọ pé nǹkan báyìí ẹ má ṣe torí pé àwọn kèfì ló máa ń ṣe àwọn mímọ̀ sọ pé kí ló kàn wá pé ṣé àdìsí lọ́wọ́ àwọn afọ wa pé ilé òkò kò fún ara pé kì í ṣe àwọn kíní á ní bẹ́ẹ̀ ni kò sí wàhálà ànílẹ̀ ti sọ tẹ́lẹ̀ náà pé àwọn kan nínú ìjọ ànábì wọn mọ̀ ṣe bẹ́ẹ̀ ànábì wọn ni pé látàtàbí òun náà na máa ń kánà kọ̀bìlákùn pé ẹ mọ fọ́lò àwọn kan nínú yín yóò padà mọ kọ́pì àwọn tó wà before yín àwọn kan inú wọn kàn máa fọ́nà àwọn tó kó wá before yín ah, hadwa kudza ti bil kudza so any step tó bá ti take báyìí àwọn náà wọ́n take step yẹn hatta law dakhalu juhra dabbin ladakhaltumu kódà kó bá ṣe pé àwọn àwọn tó wá before yín tó wáyé pé wọ́n wọnú holy lizard lizard hole bó ṣe kéré yẹn bá wọnú bẹ̀ ẹ̀yin náà ẹ̀ ṣe kí ni ẹ̀ máa copy ẹ̀ wọnú bẹ̀ gọ́tẹ́lẹ̀ mi sọ bẹ́ẹ̀ ni pé a mọ̀ ní àwọn kan nínú àwọn ìjọ ìjọ pé kódà tó bá rí pé àwọn tó wá bìfọ̀ wọn ń ṣe nǹkan tó jẹ́ aburú wọ́n máa follow wọn torí pé wọ́n rò bóyá ibẹ̀ ni isa wa ibẹ̀ ni glory wa whereas níbo ni glory wa náà ni Islam báyìí sọ tẹ́lẹ̀ tó tọ́ bá ní pé mi ò ní ṣe that's the problem Ànábì sọ tẹ́lẹ̀ pé àwọn kan ó padà máa ṣe ó kàn ó kàn ṣe kí ni ó kàn wà sáà di pé ọ̀wà lára àwọn ènìyàn ó lè yí mi mú láti nǹkan kan tó ṣẹlẹ̀ sí mi ní àsìkò Christmas àìsàn tẹ́lẹ̀ báyìí pé Christmas ọdún àwọn kìfìrí ni pé kẹ́hìn máa bá wọn ṣe èmi wá sọ fún ẹni yìí pé ó rí mi ó ní pé happy Christmas àwọn ní pé ah, mi ì ṣe Christmas ó ní pé ah, ṣé sallallahu alaihi wasallam ní onípe kí ní sallallahu alaihi wasallam wọ́n wá ní pé onísúnà mo ní pé ṣe ìṣe mùsùlùmí ni onípe mùsùlùmí ni mí òkè ṣe ẹ̀yin náà ṣe ẹ̀yin sọ pé sallallahu alaihi wasallam ṣe ẹ̀yin o dùn mọ́ sọ kí wá ní ìṣẹ̀tẹ̀ tẹ̀mí sọ pé ẹ̀rú àbúrò àfáàyè náà mo ní pé nǹkan tá à ń sọ náà ni ẹni fẹ́ gbọ́ ẹni fẹ́ gbọ́ tó bá di yọ́mù kìyàmà wọ́n padà wọn sọ pé law kunna nasma'u wa na'qilu ma kunna min ashabi sa'ir pé tó wáyé pé ìgbà tó ń sọ fún wa a gbọ́ tó wáyé pé ìgbà tó ń sọ fún wa a tí àti ìwò dáadáa ma kunna min ashabi sa'ir à ní wà lára àwọn tó yẹ pé ó padà mọ́ wọn náà àmọ́ ìgbà tá à ń sọ fáwọn èèyàn wọn ní fẹ́ gbọ́ aqulu qawli hadha أستغفر لي ولكم ولجميع المسلمين الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وبعد بعد أن عرفنا أنه حرام للمسلمين التشبه بالكفار نقول إن من التشبه إن من التشبه إن من التشبه بالكفار الاحتفال برأس السنة بل هذا من أعظم ما يكون خطرا لما تضمنه من شرك وعقيدة فاسدة لأن الذين عقدوا هذا الاحتفال فعلوا هذا احتراما لصنمهم الذي يسمونه يانوس فمن عقيدتهم أن هذا الصنم هو الأول لذلك بدأوا أسماء سنتهم بيناير مأخوذ أصلا من كلمة يانوس وكذلك اعتقدوا أن بيده أي هذا الصنم شروق الشمس وغروبها سبحان الله عما يشركون وقد عرفت أيها المسلم بأن الله هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم وقد عرفت أيضا بأن الله يأتي بالشمس من المشرق وهو وهو تغرب أي الشمس بأمر الله فكيف بعد هذا تحتفل بعيد معقود احتراما لصنم يعتقد أصحابه فيه هذه المعتقدات الفاسدة ألم تسمع كلام الله لما طلب الكفار من النبي أن يشاركهم أن يشاركهم في دينهم ويشاركوه في دينه فأمره الله سبحانه وتعالى أن يقول لكم دينكم ولي دين فأين أنت, فأين, فأين أنت من هذا يا أيها المسلم عباد الله لما دخل النبي المدينة وجد أهلها يحتفلون بأعياد فسأل فسألهم عنها فقال نحن نحتفل في هذه الأيام فقال النبي صلى الله عليه وسلم قد أبدلكم الله بهما خير منهما يوم الأضحى ويوم الفطر فهذا يدل على تحريم احتفال مسلم بأي عيد من الأعياد سوى هذين العيدين الحمد لله نبي خطبة aláwọ̀kọ́ atọ́ àti بي pé ìkẹ́nú àwọn uh, principles Islam òun náà ni pé kí mùsùlùmí kó mọ tako kèfèrí tó bá ti rí pé kíní nǹkan tó yẹ pé kèfèrí nǹkan ló mọ ṣe àwọn nǹkan báyìí tá a tún wá mú àwọn nǹkan kan wá tó tọ́ka sí pé nǹkan tá a sọ yìí ó wà established bíi ọ̀rọ̀ abdullahi bin abu bin as tó ní pé anabi rohun lọ́jọ́ kan ó wọ aṣọ red tó wà complete complete red ni tí ò sí nǹkan kan bẹ́ẹ̀ tí ò sí nǹkan kan bẹ́ẹ̀ so anabi wa sọ fún. Ah, amr bin abdullah bin amr bin as pé kó ṣe ko change aṣọ tó wọ̀ yìí torí pé aṣọ tó wọ̀ yìí aṣọ àwọn kìfìrí ni bákan náà ọlọ́run sọ fún anabi nínú quran pé a ti gbé kan fún so òun náà òun ni lọ́ọ̀ ẹ̀kọ́ mọ́ ṣe tẹ̀lé fún mọ́ ṣe tẹ̀lé fún ìfẹ́nu àwọn tó yẹ pé wọn ò mọ nǹkan kan tán ṣe so ni ní ìbánisọ̀ tààlà àwa mention inshallah Allah, náà ni pé nínú àwọn nǹkan tó ṣe pé àwọn mùsùlùmí ní àsìkò tá wà yìí wọ́n fi ń try àti imitate àwọn kufar òun náà ni kí ẹ̀ máa ṣe new year tó kí ẹ̀ máa ṣe new year lára nǹkan tó ṣe pé àwọn mùsùlùmí sadly wọ́n ṣe kí wọ́n try àti copy àwọn kèfèrí níbi irú nǹkan yìí and ọ̀rọ̀ new year yìí nǹkan tó ṣe pé téèyàn ò bá téèyàn ò bá wò dáadáa nǹkan tó ṣe pé ó lè ba ó lè ba akida yàn jẹ́ ó lè ba àjọ yàní nǹkan tẹ̀ ní lọ́kàn ó lè bàjẹ́ fún yàn ó lè bàjẹ́ fún yàn torí pé àwọn tí wọ́n gbé ọdún kalẹ̀ wọ́n gbé e kalẹ̀ láti fi mọ ọ̀nà yàní nǹkan tó ń sìn tó ń pè ní Janus wọ́n pè kíni ní Janus so àwọn Romans àwọn ló máa ń sìn torí pé àwọn Romans àwọn ló gbé kíni kalẹ̀ pé ká máa ṣe New Year àwọn ló gbé kíni kalẹ̀ so Janus yìí nǹkan tó gbà nǹkan tó gbà lọ́dọ̀ àwọn lọ́dọ̀ àwọn Romans ni pé Janus yìí òun ni òun ni aláọ̀kọ́ tí a lè tìmọ̀ tẹ́lẹ̀ pé ẹni nínú àkídà mùsùlùmí náà ni pé kíni ọlọ́run sọ ní Qur'an pé pé Allahu al pé ọlọ́run ni al-awwal àmọ́ àwọn ẹni wọ́n gbà pé Janus òun gan ni aláọ̀kọ́ kò sí nǹkan kan before Janus yìí bákan náà wọ́n tún gbà pé jánọ́sì yìí òun ló máa ń òun ló máa ń jẹ́ kí òun kó ṣe kí ni kó jáde kó tún mọ kó tún mọ wọ̀ a lè ti mọ̀ tẹ́lẹ̀ pé ọlọ́run máa ń ṣe báyìí so àwọn romans wọ́n wá gbé ọdún kalẹ̀ láti fi mọ rìmẹ́mbà jánọ́sì yìí wọ́n tó wá jẹ́ mùsùlùmí wọ́n bá wọn ṣe wallahul musta'an wallahul musta'an and allah subhanahu wa ta'ala in the quran ó ti sọ fún anabi sallallahu alaihi wasallam ó ti ní pé sọ fún ọ pé lakum dinukum waliya din torí pé nǹkan tó fa àyà yìí òun náà ni pé àwọn kèfèrí ní àsìkò anabi àwọn wá bá anabi pé ìwà anabi àbí ìwọ muhammad tó wọn gbà pé anabi ló jẹ ìwọ muhammad nǹkan tá a ṣe ni pé tá a fi reach compromise òun náà ni pé a máa ṣẹ̀sìn ìsìláàmù ní àwọn ìgbà kan ìwọ náà ọ̀ máa bá a ṣe ẹ̀sìn ẹ̀sìn tá à ń ṣe ní àwọn ìgbà kan so mi na kama compromise wajdu law tudhinu law tudhin law pé wọ́n wò bóyá o compromise so kana gba ṣe kíni ka compromise so ní sibai wọ́n mọ̀ pé àwọn kèfèrí tin ba ba wọn ṣe kíni sibai wọ́n mọ̀ pé bẹ́ẹ̀ burúkú mo jẹ́ the truth náà ni pé àwọn kèfèrí wọn lè yọ́nú sí ọ tó fi ṣe nǹkan tí tó wà lórí ẹ̀ ọlọ́run ti ní pé wàlà ń tárọ̀dọ̀ ankal yahudu wàlà ń nasọ̀rọ̀ hàtà tẹ̀tẹ̀bí àmì látàkùn ọlọ́run ní pé àwọn yahudi the christians àti àwọn nasọ̀rọ̀ wọn ò ní yọ́nú sí láyé ọlọ́run tó dá òun ló sọ̀rọ̀ yìí pé wọn ò lè yọ́nú sí láyé hàtà tẹ̀tẹ̀bí àmì látàkùn tẹ́ fi fọ́lù nǹkan tó wà lórí ẹ̀ tẹ́ fi mọ ṣe christianity yẹn àbí tẹ́ fi mọ ṣe judaism yẹn àwọn tẹ́ bá ti ṣe christianity tẹ́ bá ti ṣe judaism wọ́n kàn parọ́ fún wọn láìkí reality tógun bá dẹ́ paramọ́ pé wọn like in reality so lantardo ankal yahud àwọn yahudi wọn nífẹ̀ẹ́ wọn nífẹ̀ẹ́ yín láíláíláí wala nasara àti àwọn christian so mo rò bóyá tí n bá sọ pé n ṣe new year ọmọ kò bóyá yẹn mo jẹ tó ó wà ó wà explainable kódà bẹ́ẹ̀ mọ̀ bí wọ́n pè yín tẹ́ ẹjọ́ christian gan kí ni ìpínlẹ̀ yà new year yìí what is the origin láti pé wọn mọ̀ tẹ́ ẹ bá tún sọ fún wọn pé the origin is that was why ẹ máa rí pé àwọn apá kan yín náà àwọn christian àwọn náà wọ̀nyí ṣe kíni àwọn ìwọ̀n tó wá jẹ́ mùsùlùmí torí pé èyàn fẹ́ máa èyàn fẹ́ dìyàn gidi ọ̀dọ̀ àwọn tó pé wọ́n ní kàn nígbà tèèyàn èyàn wọn lè kí èyàn try to compromise ẹ̀sìn Allah subhanahu wa ta'ala ọlọ́run wa ní pé lakum dinukum waliya din so ẹ máa ṣe ẹ̀sìn kẹ́rin náà kí wọ́n ṣe kí ni kí n máa ṣe Islam mi ó yàtọ̀ síra wọn ó ti yé báwọn ó yàtọ̀ síra wọn so then nínú àwọn tó ń tọ́ka sí pé ní Islam àìsí ọdún kan àyàfi nǹkan tá a ti mọ̀ tẹ́lẹ̀ òun náà ni ìgbà tí anabi wọnú medina anabi wa rí pé àwọn ará medina wọ́n ń ṣe kíni wọ́n ń ṣe àwọn ọdún kan wọ́n ń ṣe àwọn ọdún kan anabi wa sọ fún wọn pé ọdún tẹ̀ ń ṣe yìí kí lẹ́yìn ṣe ń bẹ́ẹ̀ àwọn ni pé a máa ń ṣeré ń bẹ́ẹ̀ a máa ń ṣe nǹkan a máa ń ṣe nǹkan anabi wa ní tọ́ nǹkan tẹ́ ṣe ni pé ọlọ́run ti ṣéǹjì àwọn ọdún tẹ̀yìn ṣe yẹn pé ẹ máa ṣe ìmí ní síbáyì òun náà ni eh, idul adha ti iléyà wa idul fitr àti kini àti idul fitr èyí tá a máa ń ṣe lẹ́yìn gbàtà bá ti gbàwẹ̀ tán àlẹ́ fi ni pé lẹ́yìn méjì ẹ má ṣe nǹkan yìí mọ́ tòtò wáyé pé tó wáyé pé kò sí nǹkan tó ṣe pé kẹ́ ẹ̀ máa ṣe ọdún lẹ́yìn èyí tá a ti mọ̀ tẹ́lẹ̀ kò yẹ kálẹ̀ ó yẹ ká anabi dákẹ́ pé tọ̀ ẹ̀ ń ṣe méjì tẹ́lẹ̀ àbí ẹ fi méjì kún anabi ò sọ bẹ́ẹ̀ anabi ni pé gbogbo ìta bá ti tẹ́lẹ̀ ẹ má ṣe mọ́ méjì tó kù ìta tí wọ́n ní kẹ́ ẹ má ṣe nìkan òun náà ní kí kẹ́ ẹ má ṣe to the point náà ni pé ìyẹn tó jẹ́ mùsùlùmí kò gbúdọ̀ ṣe ìdù kankan kò gbúdọ̀ ṣe ọdún kankan tó yàtọ̀ sí ti yàní idul adha àti idul fitr tó ní pé gba iṣọ tẹ́lẹ̀ ọdún ó wà lára ẹ̀sìn a lè separate kò sí separate tàbá ní pé tàbá ní pé àwọn mùsùlùmí ní sí báyìí tàbá ní pé iléyá tàbá ní báyìí nǹkan tí àwọn kí ni mùsùlùmí tí wọ́n sọ pé tí wọ́n sọ pé Christmas nǹkan tí àwọn kọrin ní kí ni àwọn Christian tí bá ní pé Ọ̀ṣun Òṣogbo nǹkan tí àwọn kọrin ní kí ni àwọn tó ń bọ Ọ̀ṣun tí wọ́n bá ní pé kí náà ń pè tí wọ́n bá ní pé bóyá ti ògùn náà àwọn tó kó ògùn náà tí ò kó sí a máa ń lo ọdún láti fi identify particular religion so kò sí separating tòtọ́ bá sọ pé tọ̀ ọ̀ ń ṣe ọ̀ ń ṣe new year tọ̀ níbo ló ascribe sí tó wà lára tó wà lára ìsìn islam kò sí ń bẹ̀ ni kò sí ń bẹ̀ bàtà tún wà wá tún ní pé ibi tó ti jáde àwọn kẹfẹ́ ogan ló gbé kíni kalẹ̀ fún ní ìsìnkú pé ó takò àkídà islam so eléyìí ona na maso ni wiki sha ta'ala allahumma a'iz al-islam wal muslimin wa dhilla ash-shirka wal mushrikin wa dammir a'daka a'da ad-din wansur ibadaka as-salihin rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana وقنا عذاب النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قوم إلى صلاتكم